إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوك الله سبحانه وتعالى أبتي يوسف ìkẹrẹ àti ìgẹrẹ àti àánú rẹ̀ kò yẹ gbogbo láti máa ṣe fún wa ọba tó ṣe pé àánú rẹ̀ lórí wa ó pọ̀ gan àti ìkẹrẹ àti àforíjì rẹ̀ ka àwọn orí Ọlọ́run Ọba subhanahu alìkà so lórí bá ti ṣe ń àyìn ah, tó yẹ kí ẹrú kó ronú fi dúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láti fi ma iye oore tí Ọlọ́run Ọba ń ṣe fún torípé Ọba sọ pé ah, wa ma asabakum min musibatin fabima kasabat aydikum Ọlọ́run ni bá bó ti sí pé à ń ṣe tọ́lọ́wọ́ bó fẹ́ bọ̀tọ̀ ọlọ́wọ́ bá anú rẹ̀ pọ̀ lórí wa gan so lára àwọn ọ̀nà tá fi lè mọ orí ọlọ́wọ́ bá òun náà ni so ibi tí èyàn tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni àwọn ẹ̀tọ́ ọlọ́wọ́ bá ibi bó láti ṣe jọ́sìn fọ́lọ́wọ́ ọba ibi pé ká má jọ́sìn fún ẹlòmí àyà fọ́lọ́wọ́ ọba nìkan ṣoṣo so torí pé ládúró oore tọ́lọ́wọ́ ọba ń ṣe fún wa yìí kẹrù tún wá wò pé á ah, ẹnìkan lòun ó jọ́sìn fún yàtọ̀ sọ́nà ọba so lára irú ilé a máa bí ọlọ́wọ́ ọba múrogún papọ̀ mímẹ̀ lọ́wọ́ ba so ìmọ̀ tawhid tánkọ́ káfíma bóòlá ní ṣe sí ọlọ́wọ́ ba tààrò pa sí ọlọ́wọ́ ba subhanahu wa ta'ala ni so ibi tàwà bá ọ̀rọ̀ dé òun náà ni pé àwọn tọ́lọ́wọ́ bá bá tún tó bá jẹ́ àwùlìyà ọlọ́wọ́ ba àwọn tí wọ́n bá jẹ́ ẹni ọlọ́wọ́ ìpọ́n ọ̀rọ̀ ọ̀bálé òun náà ni pé kíyàn pọ́n wọlé so kíyàn dẹ̀ fi rinlẹ̀ fún wọn ìtọ́lọ̀ ọba bá fi rinlẹ̀ fún wọn àwọn tó wá jẹ́ ní síwájú nínú ilé òun náà ni àwọn sàábẹ̀ annabi sallallahu alaihi wasallam kò so a ti wá sọ àwọn abubakri ọlá tí ń bẹ fún wọn umar usman àti ali àti sọ láti àwọn mẹ́wàá tí annabi sallallahu alaihi wasallam fún nírò aljanna al'asharatul mubashirin so a ti ṣàlàyé wọn fún wa ibi tí a fáwa bọ́rọ̀ dé ó ní wa qawlul imamayn ọ̀rọ̀ àwọn afá méjèèjì tá ń ka síra wọ́n yìí ó ní shahida bihi rasulullah ní pé ẹni tá annabi bá jẹ́rìí aljanna fún ay anna ahla sunnah ní pé àwọn onísúnnà yaqbaluna shahadata nabi wọ́n ma ń gba ìjẹ́rì annabi li ha'ulahi al-ashara fáwọn mẹ́wàá tàn nabi sọ pé wọ́n wà aljanna yẹn wọ́n sọ pé àárá ah, nípa àwọn sàhábà wọn ara wọ́n ma ń sọ pé wọ́n wà aljanna ọlọ́wọ́ tẹ̀mbíhùn ìpenisákèsí ni ìlà anna ahla sunna nípa wọn ni sunna wọ́n láyẹ kọtọ̀rún lè mọ̀ ayyanin min ahli al-qibla ní pé wọn ò kí ń sọ gbà fẹ́nìkan nínú àwọn tó bá jẹ́ mùsùlùmí bí jannatin wala nar ní pé aljanna ní lọ ni àbínà so nínú àdìsọ́kàn kíyàn búdọ̀ ní pé èyàn wulé sọ gbà kíyàn sọ bilqati'i pẹ̀lú àmàdájú pé ẹni báyìí aljanna ní lọ abẹ́ni báyìí iná ní lọ so èyàn gbọ́dọ̀ sọ gbà pé ẹni báyìí pàtó but èyàn lè sọ tọ́nà ọba bá sọ pé ah, àwọn olùpáyà ọlọ́wọ́ bá aljanna wọn lọ àwọn olùsẹ́ ọlọ́wọ́ bá iná ọlọ́wọ́ bá ni àwọn kèfèrí iná ọlọ́wọ́ gbére ni so èyàn lè sọ ìtọ́nà ọba bá sọ but pé ẹni báyìí ah babalágbájá iná lòun lọ ara kò sínú ojú ọ̀nà ahlùsúnnà wal jama'a so wani walakinnahum subhanahu wa ta'ala yarjuna lil muhsin athawab ẹni tó bá ń ṣe dáadáa wọ́n ma ra kan dáadáa fún lọ́dọ̀ Ọlọ́run Ọba ẹni tó bá ń ṣe dáadáa wọ́n ní la male pé ola pé ó dáadáa ola pé ó tin ṣe sunna ìwọ gbogbo àwọn yòókù wọn ara wọ́n ní wọ́n ma ra tó ń ṣe dáadáa yẹn ẹ̀san wọ́n wa yakhshawna ala al al wọ́n sì máa ń páyà fẹ́ni tí ń ṣàìdá wọ́n máa ń páyà fún ìjìyà ọlọ́run ọba wọ́n máa páyà fún bọ̀ síbẹ̀síbẹ̀ náà wọn ò ní láàmọ́lẹ̀ pẹ́tọ̀ so gbogbo alama aburú àtọwà bí kíyàn sọ ya ọlọ́run ò ní foríjì ọ àbí ìwọ ti wọ́n náà so ara ọ so bẹ́yàn bá fi sọ ilé nínú àwọn nǹkan tí àwọn ọ̀rọ̀ tó máa ń kójọpọ̀ tí wọ́n sọ àwọn aqwalul muntahiya àbí àwọn aqwalul manhiya àwọn ọ̀rọ̀ tí yíò gbọ́dọ̀ máa sọ àwọn ọ̀rọ̀ tí aida Qur'an ti sọ pé yíò máa máa sọ specifically àbí ìranú àwọn ọ̀rọ̀ irú bẹ̀ ní pé à lágbájá ọlọ́run ọbọ̀ ní foríjì lágbájá straight inú náà ni straight so in tí eléyìí ó fi yé wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn

min ahli al-qibla nínú àwọn tó jẹ́ mu'mini so èyàn lè jẹ́rìí fún pé aljanna ni àbí kíni àbí iná nínú àwọn tó jẹ́ mu'mini ni o wọ́n wa qawluhum nínú àwọn tó jẹ́ muslimi so wọ́n ní wa qawluhuma wọ́n ní ọ̀rọ̀ àwọn àfáà méjèèjì tán sọ pé wa qawluhu al-haqq wọ́n ní ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam sí rí òdodo ní ay anna ahla sunna nípa wọn sunna o ya'taqiduna annaha haqq àwọn láti sọ́kàn pé ọ̀rọ̀ annabi òdodo ni ala haqiqatihi bá annabi bá ṣe sọ náà ni ó sì ṣẹlẹ̀ la yatamahaluna fi sarfihi wọ́n è dọ́gbọ́n láti yí ọ̀rọ̀ annabi padà so li amrayn wọ́n ni nítorí alamari méjì nítorí wọ́n ti gbọ́n tán nabi sallallahu alaihi wasallam bá fi jẹ́rì fún ẹnìkan pé à ah, ẹni yà aljanna ni lọ wọ́n gbà bẹ̀ wọn ò sì ní jiyàn wọ́n ni al'amuru al'awwal ìdí aláwọ̀kọ́ ni pé ṣari'i nítorí pé ṣari'a mú wábẹ̀ al'amuru sani lughawi nítorí pé nínú èdè larbawa gan ìtumà rẹ̀ ni wọ́n ni fal'amuru ṣari'i wọ́n ni a ìdí tó wà nù ṣari'a fẹ́lẹ̀ wọ́n ni annususul mustafida òun náà ni àwọn ẹ̀rí tó pọ̀ gan ani nabi sallallahu alaihi wasallam so látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam wa hiya sahiha tó sì lálàáfíà wọ́n ni wa amma min jihati lugha wọ́n ni ẹ̀rí láti abala pé ká tún wọ́n tún fi rinlẹ̀ gan nínú èdè lárúbáwá pé ìta nabi sọ yóò dodo ni straight meaning rẹ̀ òun ni èyí kọ́kọ́ fún ní preference al-mutabadir ila dhihn ìtumọ̀ tí ó kọ́kọ́ wá sí láàkáyàn inda al-itlaq nígbàtí yàn bá tú ọ̀rọ̀ yẹn kalẹ̀ òun lè yóò fún preference so ìpìlẹ̀ ni pé al-zahir lámàlò wani wafqal lisan al-arabi so ní tí ìtumọ̀ yẹ bá tó bá bá mú nínú èdè larbawa wa hadha azim wani ilé ìpìlẹ̀ tó tóbi gani o so kíyàn sàkéèsì rẹ̀ ní pé àwọn súnà wọn ò kí ń yẹ kó ń bí ọ̀rọ̀ annabi wọn ò kí ń gbé kó pé àánú ah, ó ní túnmà mí ó ní túnmà bàtìní ó sí kàkà tí ń jẹ́ bàtìní nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá annabi ò fi kàkà pamá tí a bá fi fi nílẹ̀ pé bàtìní wà yálà yí sọ kankan ni

arabiyyin mubin so a sọ kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá tó dágéré tó dágéré so in tí nǹkan yẹn bá túmọ̀ lédè lárúbáwá òun ni kíni òun ni èyàn kọ̀kọ́ gbélé lórí èyàn níwò pé àà ah, torí pé iṣẹ́ rí gbogbo àwọn èèyàn tó nù gbogbo àwọn èèyàn àtàwọn tó ń pa àwọn èèyàn kéfèrí ni àtàwọn tó pa àwọn sàábé ń kéfèrí ni àwọn ṣíyà àtà ti sàlàyé fún wa nípa àwọn ilé àwọn gbà pa àwọn sàábé kéfèrí ni wọn so wọn a máa ṣépè fún wọn lórí ìrun wọn a máa làánà wọn so àti gbogbo àwọn ọ̀ràn nínú àwọn ọ̀ràn ìjọ tó hàn lẹ́yìn annabi sallallahu alaihi wasallam ibi tí gbogbo wọn ti ṣìnà náà ni pé ká nabi sọ báyìí kí wọ́n ní kò sọ bẹ́ẹ̀ o ká ní nǹkan míì ní tó sọ yẹn sọ ibi tó pọ̀lọpọ̀ ti ṣìnà ní asùlù dọ̀lá lọ́wọ́ nìyẹn so ní tó ṣe pé yẹn gbọ́rọ̀ gbọ́ yí dáadáa pé ẹwọ àwọn tó máa ń tú àwọn ìtumọ̀ àwọn àyà sífàtì tó bá ṣe wọ́n so ẹ́rì pé bítá ti sì náà ni pé Ọlọ́run bá ń sọ pé òun lọ́wọ́ wọ́n ni àwọn Ọlọ́run bó lọ́wọ́ o so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n ni wa hadha aslun azim wọ́n ni ìpìlẹ̀ tó tóbi lélẹ̀ fi fiqh al-istidlal bin nusus níbi ká wọ́n ni ẹ̀dẹ̀mọ́lẹ̀ dáadáa ẹ̀dẹ̀mọ́lẹ̀ dáadáa asùlù fi nusus huwa iradatu zahir almutabadiru ila dhihni inda al-itlaq wafqa lisan al-arabi ẹ̀dẹ̀mọ́lẹ̀ dáadáa wọ́n ni wa qawluhum inda al-itlaq wọ́n ni ọ̀rọ̀ wọn tán sọ pé inda itlaq wọ́n lam wọ́n ni fa iza wujida sarifun nǹkan tó gbé kó lórí túmọ̀ lárúbáwá yẹn nípìlẹ̀ qulna bihi ibi tó gbé lọ yẹn náà lásọ lápẹẹrẹ sí a rí nǹkankan nù Qur'an Ọlọ́run bá ń sọ pé eh, hatta yatabayyana lakumul khaytul abyad minal khaytil aswad minal fajr Ọlọ́run bá ní ẹ máa jẹ ẹ máa mu títí tí okùn dúdú tí ó fi hàn yàtọ̀ sí okùn funfun nínú kí ni wọ́n pè ní khaytu lárọ́ okùn náà ni àbí ìyíká kọ̀kọ́ gbélé lórí nìyẹn but àwárẹ̀rí tó fi hàn pé ààlè tú sókùn kí lẹ̀rí tó fi hàn pé ààlè tú sókùn okùn kọ́ ní mu'tabar ní tó náà bá gbà lérò pẹ̀lú okùn ní pé kí ni tí fájàrí tó bá ti yàtọ̀ sí sánmà tó dúdú oye so lè jẹ́ nǹkan tí èyàn sí ma ń gbọ́rọ̀ ọlọ́wọ̀n báyé wọ́n ni fa idha wujida sarifun wọ́n ni tẹ́ bá ti rí nǹkan tó gbé kó lórí túnmọ̀ kúlnà bí i a sì kí ni a sọ àwọn ó amú a sọ wọ́n ni wal maqsud wọ́n ni ta gbàlérùn bí ilé ìtàn sọ yìí wọ́n ni annahu la yasubu li ahadin wọ́n ni kò tọ́fẹ́ ní kankan o kò sí kò tó lè dínú ẹ̀sìn wọ́n an yu'aqiba ala ma jaa 'an an-nabi ní pé kó wá máa sí tààkìbù lórí nǹkan tó bá wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam kó ma wọ́gilù sí tó bá wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam wani sawa'un kana amron yálà ó sì pé annabi ń pàwà lásẹ̀ ní kí wà ó pé ah, ara kò pàwà lásẹ̀ aw nahyan àbá annabi ń kọ̀ aw khabaron àbí annabi fún wa rò ń kẹ àwọn ọ̀rọ̀ tó tí annabi fún wa الشهادة لمن شهد له صلى الله عليه وسلم بالجنة ona ni pé ká máa jẹ́rìí fa nabi fa wọn tí annabi sallallahu alaihi wasallam jẹ́rìí aljanna fún wa wa shahadatu liman shahida alayhi bin nar ẹni tá annabi bá jẹ́rìí na funa ká jẹ́rìí na funa faqad shahida ala qatl al mushrikin yawm badr bi annahum fi an-nar annabi ti jẹ́rìí lórí àwọn tí wọ́n tí wọ́n pa lórí àwọn tá pa nínú àwọn olùṣẹbọ lọ́jọ́ badr ní pé inú nana wa o idh nada rijalan minhum bi asma'ihim nígbàtí anábi sallallahu alaihi wasallam pé àwọn èèyàn kan nù wọn pẹ̀lú ọkọ wọn faqala ya Aba Jahl ibn Hisham oníire Aba Jahl ọmọ Hisham wa ya Umayyata ibn Khalaf ya Utbata ibn Rabi'a ya Shaybata ibn Rabi'a alaysa qad wajadtum ma wa'ada rabbukum haqqan sẹ́yìn wá ti rí báyìí in tọ́nà ọba se nílè rí fún yín pódòdó ni fa inni qad wajadtu ma wa'adani rabbi haqqan torí mi ti rí pé n tọ́nà ọba ṣe ní ìlérí fún mi ní àdéhùn fún mi ti rí lódòdó wọ́n ni sọ́ẹ̀rí àdífi báyìí pé anábi sallallahu alaihi wasallam sọ́nà hadithi ní pé inú so èyàn búdọ̀ èyàn àyíntàn nábi bá ní náà ní lọ iná ni ó torí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló sọ wa ma yantiqu 'anil hawa wani wal khulasa wani summary li anna jami'a ashabi rasulillah ní pé gbogbo àwọn sahabi òjíṣẹ́ Ọlọ́run Ọba wani sallallahu alaihi wasallam wa radiya anhum ajma'in kullihim sọ pé la yastawi minkum kò ṣe dédé wọ́n yí sí dọ́gbandọ́gba wọ́n yí sí kankaná láàrin yóò man anfaqa min qabli al-fath ẹni tó jagun síwájú fathu makka wa qatal ẹni tó ná síwájú ẹ̀ṣọ́ kí ló dé Abu Hud kí ni ọ̀bù dárọjẹ̀ tàbí Allahul Musta'an. Allahun ẹ̀yìn náà sọ́nkà tí wọ́n sọ Abu Abdillah kí ni rọ́bù dárọjẹta ní bíbáyìí نعم بارك الله فيك so darajatan bẹ́ẹ̀ni tamyizi ni tamyizi ni so tamyizi ni so a'zamu darajatan so wani ula'ika a'zamu darajatan wọ́n ní àwọn ẹni yíò àwọn tí wọ́n jagun tí wọ́n sì ná sójú ọ̀nà Ọlọ́run Ọba síwájú fatihu Makka Allahu akbar ìbátádánwò bá ga lọ́nà ọba ma ń yíò àwọn ẹ̀sà rẹ̀ ẹ̀kọ́ tí yíò kan bèèrè nìyẹn ìbátí nǹkan bá lọ́nà ọba ma ń àwọn tó so wọ́n náà dẹ̀ rí láti jọ yìí ẹ tó bá gbà náà bá àwọn gbà àlò gbà o but kò lè dàbí àwọn èèyàn tí wọ́n dó síngbà pítàn àwọn tí wọ́n ràn lọ́wọ́ nígbà tí nǹkan gbóná ìgbà tó náà bá nídìí rẹ nìyẹn ìgbà tẹ́sí ọlọ́wọ́ bá nídìí rẹ nìyẹn so kí ẹ má ṣe kòzùlánà ẹ̀sìn ọlọ́wọ́ bá o so ẹ lè fi àwọn èèyàn tí wọ́n dó sísí nígbà tádà wọn ṣẹlẹ̀ àwọn tó fojú wí àdánwò ni àwọn tán sálàyé aláburú nìyà ìwọ́sá mọ̀ ń gbà ẹni ṣe bí wọ́n rí gbogbo nǹkan tó wọ́n ń ṣe gẹ́gẹ́ bí gùrù ni ṣe bá wọn àṣìṣe kéèkéé táwọn ń ṣe ń gbà ẹni so ṣe bí òun wọ́n máa capitalize lórí àmọ́pò ma ń ṣe rọ́dùnà àmọ́pò ma ń bá wọn capitalize lórí àwọn mistake wọn so yálà kó wá kó ran àwọn ọmọ yáà yẹ lọ́wọ́ kó tún wọn ṣe níbi àwọn àṣìṣe wọn àmọ́wọ́ ìwọ́ tún ma ń takò àwọn tí mistake wọn ni wọ́n ma ń gbá wọn so ele ó ṣe pàtàkì yan so ìgbà tí yan o me ni tó tó do sisin òun ni àwọn ìgbà dánwò yìí so àwọn ìgbà dánwò ah so bo lo bo ni òdodo o ṣe máa wọlé òdodo o ṣe máa wọlé ó ṣe ó ṣe ni ṣe nasuru òdodo un mo o ìgbéraga un bo débi pé status rẹ̀ gan o fi ṣe nasuru òdodo ó fi ṣe nasuru òdodo o ṣe kankan status ló kéré jù fa status rẹ̀ ló kéré jù

àwọn tó dúngbà fitan ta ló dúdà nabi sallallahu alaihi wasallam jù abubakir ni so nínú ìbẹ nínú kò sí nínú àdánwò nínú dúdùn abubakir ni pẹ̀lú owó pẹ̀lú ẹ̀mí pẹ̀lú gbogbo nǹkan so yin tọ́nà ọba fi gbóhùn gánà nìyẹn in tó náà fi gbé sí ìbò ipò nìyẹn lẹ́yìn annabi sallallahu alaihi wasallam ṣakúrò lọ́lọ́wọ́ ọba in tí yìn bá sí ọlọ́wọ́ bò níra aláre bákanáà ẹwọ́ alì tó dó tí annabi sallallahu alaihi wasallam òun annabi sallallahu alaihi wasallam lọ́wọ́ láti wà tó sì wà ń kékeré so ẹwọ́n kẹ so ìbàtí ìbàtíyàn ma ìbàtíyàn tí yìn bá ń wá àgbéga tí yìn bá ń wá ìrànlọ́wọ́ ọlọ́wọ́ ọba náà nínú ìgbésí ayé òun ni kíyàn ran òdodo lọ́wọ́ ìgbà tí islam bá ń rí àdánwò òun ni kíyàn ran àwọn mùsùlùmí lọ́wọ́ kìí sígbà gbogbo ẹ bá dẹ̀ tán kíyàn náà wá máa ara so kíyàn bẹ̀rẹ̀ ọlọ́run ọba so wọ́n ni wàlùkúlá sọ wọ́n ni ulaika a'zamu darajata sí ẹ̀rá wọn tí wọ́n ná tí àwọn yẹn ipò wọn ga min alladhina anfaqu jàwọn tó sì pé wọ́n ná min ba'du ju a lẹ́yìn ìgbà náà lọ àwọn tán ná lẹ́yìn ìgbà náà lọ wa qatalu tán tí wọ́n jagun in tó fi pà lè tó àwọn sọ̀hábà láyé nìyẹn ẹgbọ́n tán Nabi sallallahu alaihi wasallam kò rọrùn wa alaikum salam kò rọrùn ara kíyàn fi ìyàwó yẹn lẹ̀ kíyàn fi ọmọ yẹn lẹ̀ kíyàn fi ìbàmí kíyàn fi kí bàbá yẹn mọ́ sọ fún ẹ̀ pé òun ó nínú ẹlòmí nínú àwọn tán gbà Islam kíyàn jẹ́rú ẹrú jí ò jámọ̀ kankan olówó rẹ̀ dẹ̀ ń sọ fún pé kó fẹ́sì Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé ahad ahad kò rọrùn bóòlì yẹn ṣe fẹ́ kí ló fẹ́ ṣe so gbogbo tó ń ṣe gan ọlá so ní tàbí tó àwọn sàábà ní ẹ̀kíyàn dó sísí nígbàdánwò kíyàn má wà nínú tí a máa wọ́n náà mọ̀kìdílé ní pé àmárí pé àmárí fún násùrù ah honestly tí yíò bá jẹ́ bẹ́ẹ̀ bọ́yí ò sọ èyàn gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá tó rẹ̀lú mi bóòlù sí máa gbẹ̀yìn fún nǹkan tó sí ọlọ́wọ́ bá sọ pé la tahsabanna alladhina yafrahuna bima ataw wa yuhibbuna an yuhmadu bima lam yaf'alu ẹ má rò pé àwọn tí wọ́n ń dunú pẹ̀lú àwọn nǹkan rí ṣe wọ́n sì fẹ́ yí káwọn èèyàn máa àwọn fáwọn nǹkan wọ́n ṣe ọlọ́ọ̀bá ni la tahsabannahum bi mafazatin min al'adhab ẹ má rò pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n làkó núyà o so ẹ má rò pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n làkó núyà so ìgbà tí yíò tó máa padà wá ń yí àwọn èèyàn wọ́n náà fẹ́ kán yí ọmọ ó rẹ̀ dúró sísí sọ pé jihadi dátán ara but jihadi gba ti wà yìí tó sì lọ́lá ju jihadi ti dà lọ òun náà ni jihadi àwọn ahlu zayf wal ahwa so wọn àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ẹ bá wọn ṣe máa ń jà sí frontline jihadi àwọn mushrikun ìwọ́dà ìbò náà ti máa ń rí wọ nínú ìwọ́ náà tó gùn bá ti tán ni wọ́n sẹ̀ wá dé dójú ogun ah, ẹ̀tí ẹ̀tí parí ẹ̀ so kí ẹ má jẹ́bẹ̀ ọ̀ so tí ẹ bá fẹ́ kí bóyán gá wájú ọlọ́wọ́ bá ẹ̀yẹn máa ń fẹ̀mí rẹ̀ ẹ̀lẹ̀ ẹ̀yẹn máa ń fi gbogbo nǹkan tí ẹ̀yẹn jẹ́ gbogbo nǹkan tí ẹ̀yẹn jẹ́ ẹ̀yẹn máa ń gbé kalẹ̀ fọ́lọ́wọ́ bá ní kí ẹ wá wo bọ́lọ́wọ́ bó sì sẹ̀yẹ̀ lẹ́sàn láyé àti lálkìyàmà wọ́n ni wùláìka a'zamu darajatan min alladhina anfaqu min ba'du wa qatalu wọ́n àwọn ẹni yìí àwọn nípò wọ́n ga ju àwọn tó sì pé lẹ́yìn fatihu

wa a'zamu na'imiha èyí tó wá gajù nínú dẹ̀rẹ̀ aljanna an-nazaru ila wajhi Allahi al-karim ọjọ́ táàrí ẹni tàà ń jọ́sìn fún láti jọ́ì wani fiha nínú aljanna so wani al'amuru thani al'amari ẹlẹ́kejì at-tarahumu ala jami'i sahabati radiyallahu anhum ima tọrọ kẹ fún gbogbo àwọn sàábé lápapọ̀ wani at-tarahumu wani dánpẹ̀ ní tarahumu ma'anahu ìtumọ̀ rẹ̀ ni pé an yud'a li jami'i sahabati birrahma pẹ̀lú pé kíyàn máa sàdúwà fáwọn sàábé gbogbo wọn pẹ̀lú ìkẹ́ walmagfiro àtàforíjì wakọ̀dìdárọjà muslimuna wọ́n ní àwọn musulmi wọ́n sì ti wà lórí bima huwa alamun fi du'a in tó fi dàbí gẹ́gẹ́ bí àpẹẹrẹ níbi àdúwà khasun bi ashabi muhammadin sallallahu alaihi wasallam wọ́n dá sàlẹ́sà fáwọn sàábé nígbé kọ́lọ̀wọ̀ bá yẹnu sí wọn wa hadha huwa muqtada al-kitab al-hakim wani eléyìí ni tí tíra ọ̀rán ọba in tó bukata in tó necessity nìyẹn pé ká máa tọrọ yìí ká máa tọrọ bí kọ́lọ̀wọ̀ bá yẹnu sí wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà lọ́lọ́wọ̀ bá máa sọ pé radiyallahu anhum wa radu an wani imamu ahmad wọ́n ni imam ahmad ti sọ fi usulu sunna àbí fi usuli sunna níbi usulu sunna anna man intaqasa ahadan min ashabi rasulillah nípa ni tó bá tẹ́mbẹ̀lẹ̀ ní kankan nínú àwọn sàábí òjísí ọlọ́wọ́ báwọ̀ aw baghidahu abókóríà rẹ̀ bi hadathin minhu látara bóyá ìṣẹ̀lẹ̀ kẹ́kẹ́ ṣẹlẹ̀ látọ̀dọ̀ sàhábà yẹn ni aw dhakara masawi wa aw dhakara masawiyahu abin dako àwọn àìdá nípa sàhábà yẹn kana mubtadi'an ẹ man lọ púpọ̀ on bidia ni wọ́n ní hatta yatarahama alaihim jami'a kò wá ní kò ní ó kọ́ ń bídíà yóò ní bọ́kù lọ́rùn rẹ̀ àyàfi tí ó fi máa tọrọ kẹ́ fún gbogbo wọn lápapọ̀ gbogbo wọn ò gbọ́dọ̀ dẹ́nìkan yàtọ̀ lọ́tọ̀ ò gbọ́dọ̀ ní Muawiya ò eh, eh, ní problem pẹ̀lú sàábẹ̀ kankan àmọ́rọ̀ Muawiya ó yẹ kí yẹn wòye sí dáadáa so ara ọ̀rọ̀ ti ẹgbẹ̀ngẹ́ ló yẹ kí yẹn wòye sí dáadáa so yí so contrary sáwọn nǹkan tó gbajúmọ̀ wallahi nínú àwọn nǹkan tàbí ròyìn Muawiya jù ní pé alhilmu wal ana nínú àwọn fàdọ́ yìí táwọn afáàmọ́ndakọ̀ ń pa Muawiya ni òun ni pé Ànábì sallallahu alaihi wasallam sọ fún kan náà sàhábà pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní àwọn wà kan méjì kan tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ òun náà ni alhilmu wal'ana Ànábì sallallahu alaihi wasallam sọ fún ìkan náà sahaba pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ alhilmu àti sùúrù tó nípa ìfaradà so Ànábì sallallahu alaihi wasallam sọ fún sahaba yìí wọ́n ní nínú àwọn tó yí pé wọ́n máa ń ròyìn pẹ̀lú wàyí gan àwọn tó pọ̀ nínú àwọn sahaba Ànábì sallallahu alaihi wọ́n fi ròyìn Muawiya òun náà pé ìyẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan ni Muawiya gan ìyẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan al-hilmu wal-ana ìyẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan ni Muawiya ọrún yẹ pẹ̀lú rifq kíyàn àánú Muawiya lánú gan sẹ́wọ̀n gan so but àwọn ènìyàn nù ó ní ah, àárá ọgbà o ma ń estate ń dámí lórí ọ̀rọ̀ ara ọ̀ kò sẹ́ni tó kó bẹ́lẹ̀ ìjú Sayyidu Kutubu lọ so kò sẹ́ni tó kó bá jù Sayyidu Kutubu lọ bí ó ti múnú tíra bàbá so wọ́n ni wọ́n ni wa ijma'u al-umma so wọ́n ni yatarahham alayhim jami'a wa yakunu qalbuhu lahum salima ọkàn rẹ̀ sì gbọdọ̀ mọ́sá àwọn sàábí annabi tó bá fẹ́ jẹun súnnà ó gbọdọ̀ kórìíra kankan àwọn sàábí annabi ay yaqulu rahimallahu fulanan so ike ma sọ pé a ah, kọ́nà kú bá kí lágbàjá wa yusammi dhalika alladhi dhakarahu bi hadath rahimallahu fulanan wani ay sheikh baydi sọ pé ìtumọ̀ ni pé ó gbọdọ̀ ma sọ pé rahimallahu fulanan tàbátí rí pé

wa yusammi dhalika alladhi dhakarahu bi hadath wọ́n ni yóò wá dákọ̀ èyí tó ti mẹ́nubà rí pẹ̀lú ṣẹlẹ̀ tó ti mẹ́nubà rí lọ́nà tí ó dá yẹn ó gbọ́dọ̀ dákọ̀ rẹ̀ wọ́n ni qala ta'ala wọ́n lọ́wọ́ bá sọ pé walladhina ja'u min ba'dihim wọ́n ni ẹ̀rá wọn tí wọ́n wá lẹ́yìn àwọn sàábé wa tán ti síwájú wa nínú imani o wọ́n ni وقد أذن النبي صلى الله عليه وسلم على أصحابه رضي الله عنهم ولا النبي صلى الله عليه وسلم أسدن يا وصابير قلن قبا كبوان لا سيما السابقون الأولون pàápàá jùlọ àwọn السابقون الأولون بثناء الله عليهم pẹ̀lú ẹni ọlọ́run ọba lórí wọn wọ́n ni ولهذا wọ́n ni torí ilé yóò فإن التحقيق wọ́n ni tí ó jẹ́ pàápàá in tó jẹ́ results أن جميع الصحابة ضبهم صحابي قلغة رضي الله عنهم وني موعودون بالجنة أن طلعوا ببرمس الجنة نمو ومن شهد له النبي صلى الله عليه وسلم بالجنة أتي أنواع تي النبي صلى الله عليه وسلم جري الجنة specifically كالعشرة يبي عميوة وأهل بدر أتعموا تنجاكم بدر وني وأهل الحديبية أتعموا تنجاكم الحديبية وغيرهم أتعموا بيبيلو wọ́n ni hadha la yunafi fi umum eléyìí tako pé gbogbo wọn náà ni ó wà janna eléyìí tako bí nísìn kí a sọ pé ẹwọ̀n salam Ànábì sallallahu alaihi ó dákọ pé àwọn èèyàn kan wà tí nínú àwọn tí èèyàn ó lọ so Ànábì dákọ àwọn kan tí ìdá Ànábì sọ ní pé àwọn yóò so ṣe èyàn ṣe orí ẹni orí ẹni kan lè pé kó sọ pé àbákìrì ọmọ kòránì ká so ara ọ̀ tó bá fi sọ ó sì ó ń kọ lẹ́tà sí ìjẹun dídá àmì so kò lè wọ láákàí nítorí rẹ̀ pé láti júwe àwọn sàábé yòókù pé àwọn ọmọ kòránì ká but anabi sallallahu alaihi wasallam lè dí specify fine wọn nítorí míza yẹn nítorí míza tó wà fáwọn lọ́tọ̀ the same thing pẹ̀lú ilé the fact wà nábi specify àwọn tó rí pàmọ́ gbọ́ pé àwọn mẹ́wàá tánàbí promise láti jẹ́nà tánàbí àwọn èèyàn sábà sọ pé tánàbí fún certificate àti jẹ́nà so nínú àwọn mẹ́wàá tánàbí sà fún certificate àti jẹ́nà Allahu a'lam so so so eléyìí ò túmọ̀ pé àwọn yòókù náà àwọn sàábà nábi sallallahu alaihi wasallam pé wọn ò níwà jẹ́nà ara so bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn so wọ́n ni qala ta'ala wọ́n lọ́wọ́ bá sọ pé la yastawi minkum ayata ti wa kàfún àtẹ́lẹ̀ náà ni wọ́n ni wal husna hiya aljanna ṣe gobe di tutun sọ wọ́n ni husna òun ni aljanna o wọ́n ni yuwaddihu dhalikum wọ́n ni eléyìí sàlàyé rẹ̀ fún wa ma akhrajahu ahmad wa muslimun wọ́n ni tí imam ahmad gbà wa àti muslim min hadisi sahib ibn sinan radiyallahu anhu ó ní tala rasulullahi sallallahu alaihi wasallam hadhihi al-aya wọ́n ló jíṣẹ́ ọlọ́wọ́ bá ka aya yìí a ni lilladhina ahsanu al-husna wa ziyada wọ́n ni anabi ka aya yìí anabi wani idha dakhala ahlul jannati al-janna ba ma al-janna ba ti wal janna wa ahlun nari nara àwọn ma na si wana nada munadin olùpẹ̀pẹ̀ kan wà pẹ̀pẹ̀ ya ahlal janna wọ́n ni ẹ̀yàrá al-janna إن لكم عند الله موعدا wọ́n ni ẹni àdéhùn kan lọ́dọ̀ ọlọ́wọ́ bá yuridu an yunjizakumu ọlọ́wọ́ bá fẹ́ fọ̀fílẹ̀ fún yí báyìí wọ́n ni fayakulun wọ́n ni wa ma hu kí làdéhùn yìí alam yusaqqilillahu mawazinana sọ́nà ọbọ̀ ti jẹ́ kí òsùn wá wúwo bí wa yubayyida wujuhana ọlọ́wọ́ bá ti jẹ́ kí ojú wá máa tàmànàmànà fún mẹ́lẹ̀ wa yudkhilana aljanna ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sì ti fi wáwà aljanna rẹ̀ wani wa yunjina minan nar ọlọ́wọ́ bá sì ti lawákó nuna qala fayakshifu alhijab wọ́n wá sí gàgá fayanzuruna ilay wọ́n wá wọ́rọ̀ ba fawallahi ahabba ilayhim minan nadhar tó tó ìrí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ya'ni ilé ìwọ Ọlọ́run Ọba wala aqarra li a'yunihim kò sí nǹkan tó tutù fojú wọn ju ìrí Ọlọ́run Ọba lọ wani fal husna wani husna inú kọ́ìdà tí mo ti gbọ́rí ní ẹnu kan náà wọlùmọ̀ súnnà òun ni pé gbogbo bí tán bá ti dákọ̀ húsùnà nínú Qur'an aljanna ló túnmà mo ti gbọ́rí nínú ọ̀dọ̀ ìkan náà wọlùmọ̀ súnnà but ilẹ̀ na ti ẹni tí yóò jẹ wọn ni ìyà nazar ila wajhi Allahi al kókó orí dúó kókó ọkà dúó kó níbi nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà ní tó bẹ̀lẹ̀ láàrin wọn wọ́n ni fa ma shajara bayna sahabati radiyallahu anhum in tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà mithlu mawqi'ati siffin gẹ́gẹ́ bí ìjà siffin wa mawqi'ati al-jamal wọ́n ni àti mawqi'ati al-jamal wọ́n ni mawqifu ahli sunnati minhu wọ́n ni ipò man dhakara hadhihi al-ahdafa min ahli al-ilm wọ́n ní tẹ́ bá wá rẹ́nìká tó dákọ̀ àwọn àṣẹlẹ̀ yìí nínú àwọn onímẹ́mà innama yadhkuruha lil haja li haja wọ́n dákọ̀ rẹ̀ nítorí reason kan ni wọ́n ní li gharadi ma'rifati amali sahabati fil fitan wọ́n ní láti ma nítorí pé wọ́n fẹ́ jíká ma iṣẹ́ lè máwọn adájọ́ mọ́ rẹ̀ lakin ghayra mutahayyizin ila fi'a ṣùgbọ́n kò bọ́dọ̀ ṣe pé yóò lọ wá sásọ́dọ̀ àwọn ọjọ́ kẹ́ so lakin ghayra mutahayyizin ila fi'a kò bọ́dọ̀ ṣe pé yóò wá lọ sásí ọ̀dọ̀ àwọn ọjọ́ kan pé ah, àwọn ilé ìlú sí dáa ṣe àwọn ilé jàmbá gbà ara wọn wa ghayru mutahamilin ala fi'a bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ tàhámùlù kò gbọ́dọ̀ ní tàhámùlù fáwọn àjọ kan fáwọn ilé ìwá ní ló ní kòrìra fún so wọ́n ni lè hisabi fi àti ukhra níbi ní e, compare sí àwọn ìjọ mi so ní tán sọ ní pé ìwọ̀nsá gbọ́dọ̀ bá ìjọ kan jẹ́ kí ni wá tún jọ mi ṣe ara so gbogbo wọn náà ni Ah, ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ló ti ah, promise ní aljanna so yíò wọ́n gbọ́dọ̀ sí pé ah no àrí èyàn rẹ̀ ìbọ̀sẹ̀ àwọn ìyálàwà Aisha ah wọ́n ṣe dà ara o tí ẹ bá ti ríyàn tó rí bẹ́ẹ̀ kíyàn fọwọ́ yẹn kú lára ẹni bẹ́ẹ̀ tí ó sì wá tí ó wà tọrọ kẹ fún yàlá wa Aisha àbí gbogbo ẹni tó bá dákọ lọ́nà ìdá nínú àwọn sàárì annabi sallallahu alaihi wasallam wani wa hadha wani eléyìí jẹ́bẹ̀ o lè anna tahamula ala fi'atin wani kíyàn ma ní kórira àbí kíyàn ma ní gọ́j ala fi'atin fún ìjọ kan min fi'ati sahaba nínú ìjọ kan nínú ó ṣẹlẹ̀ láàrin wọn min al nínú àwọn ọjà yajuru ila sab yóò máa tíyàn lọ síbi ma búyàn ni wa shatmi àti ma lálàsí ara ẹni wal bughdi àti ma kórìíra ara ẹni wa hadha yunafi qawla wọ́n yóò máa kó lọ sí yóò máa ti padà tíyàn lọ síbi ma bú àwọn kan so yóò máa tíyàn lọ síbi ẹgbẹ́ ìdóhun náà sẹ́ ẹgbẹ́ so àbí ma lálàsí wọn kí àwọn ha so ara wal bughdi àbí mọ̀ ájí kíyàn kó ìrànwọ́ wọ́n dẹ̀ ṣe báyìí ẹ̀dá ṣe fálì sọ́rọ̀ wọn ni wàhálà yunafi qawlahu wọn lè ìtakò gbólóhùn rẹ̀ sallallahu alaihi wasallam tí annabi ni la tasubbu ashabi ẹ má bá wọn sàábì fi sẹ́ fawalladhi nafsi biyadihi rẹ̀ law tó bá nǹkan tí Ah, ó dà gẹ́gẹ́ bí òkè Uhud ní gold so ma adraka mudda ahadihim wala nasifa kò ní lè rí ci muddu ìkannáwa so wala nasifa so àbídàjì muddu so bí ọlá àwọn sàábí ti tó ní o àti sàlàyé àdísì fún àtẹ́rẹ wani anábi ni idha dhukira ashabi fa amsiku bàbá ti dákọ àwọn sàábí mi ẹkọ́ ni yúdó so so ẹ̀kọ́ ni yído hadithi hadithi fúnra rẹ̀ lásán da'if ni wàtàwọn àfáà mi gbà pé hasanun li ghayrihi so ní pé idha dhukira ashabi fa amsiku àwọn àfáà mi gbà pé kíni hasanun li ghayrihi wani wa li hadha wani nítorí ilé fa inna man jarra ila fi'a ó wá di pé ó ní grudge pẹ̀lú àwọn àjọ kan nínú àwọn sàábé fahuwa imma nasibiyun òun ó ma jẹ́ pé àwọn tó kórìíra tó kórìíra àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n táwọn rò páwọn wà pẹ̀lú àwọn sàábé yòókù wa imma rafidiyun àbí yóò ma jẹ́ pé àwọn tó yí pé wọ́n sọ pé àwọn fẹ́ràn àwọn ará wa imma kharijiyun àbí ìtún ti kàfàrà gbogbo papọ̀ wọ́n ni láti káàkà lahu an ihda hadhihi tawa'if kò lè bọ́kò nínú kan nínú àwọn àjọ yìí aw huwa jahilun àbí ẹni tá bá wá rí tó bá ń ṣe bẹ́ aláìmakani bí ẹlùmí tí ó kàn wò pé kí lòun ti lè máa ṣe kí so ó wá wò pé ah tóun bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ń pa medicine lónìí àwọn yóò ṣe kíni àwọn yóò gbá òun so àbí òun lè ṣe kíni òun lè pa àwọn èèyàn òun ti láàrin ọjọ́ méjì ẹ̀mí lè sì sún lọ so ó sì wò pé tóun bá lóun ṣe engineering tóun bá lóun sọ̀rọ̀ ń pa so torí tíọ́rì lòun wí òun kò wá ṣe practical lórí ah táàmù tóun lè máa Facebook kí ni kó Muslim lòun okay so wọ́n ma talk about din affairs so wọ́n ma sọ ní din talk so wọ́n sọ program ní din talk lórí facebook àbí lórí twitter àbí lórí instagram so wọ́n ma ṣe live so òun dẹ̀ ma get our material òun pè graphic designer so yóò bá wọn design òun dẹ̀ dé pé video editor wọ́n bá wọn ṣe dáadáa tí ó wà flashy so so that wọ́n lè rí follower òun dẹ̀ ma sọ fáwọn èèyàn tó wọ́n bá ti sọ̀rọ̀ tán ló jẹ́ pé like and subscribe so wọ́n so gbogbo ẹ̀rọ wọ́n mọ̀ ṣe so nínú àwọn topic tó ń lẹ́wọ́ fún òun padà wá padà fọwọ́ bá òun ní sí àwọn sàábí so ìsí àwọn sàábí so òun padà òun padà débẹ̀ náà so irú ilé ìjáhìlù bọ̀ jáhìlù rẹ̀ ò ní ṣe láǹfààní ò so jáhìlù rẹ̀ ò ní làákò níbi

wọ́n ló wá pọ́síbù kí èyàn kọ wọ́n ni urif èyàn fi ma wà ulim èyàn sì kọ masalaku ahli sunna ojú na ahli sunna wal jama'a wọ́n ni hiyala ma yakunu bayna sahaba nípa nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé o wọ́n ni fa ini ta'adọ̀ tó bá gba wá sí wọ́n ni káwọn èèyàn kan má bínú àwọn fọ́lọ́wà sóhun pé láti jọ́ jíjẹ mú ló sóhun lórí tóhun dá dintok ṣóhun tóhun dálẹ̀ so weekend show so jíjẹ mú ló sóhun níbẹ̀ kékeré kan má bínú sóhun pé tọ́ wọ́n ti wá bóhun sọ pé látìgbà tóhun ti bẹ̀rẹ̀ tí ó ti ju bí oṣù kan lọ

òun kúrò sánà yìí òun sì wá kàmí ìse nínú iṣẹ́ òun sì rọ́ sí sọ́rọ̀ pé sáyé òun òun ní rárá rí òun sì ní fi àwọn àkókò òun fi ní ma wá ìbínú ọlọ́wọ̀ bá mọ́ so tó bá so wà káfà ó minna tó sì dún níma ojú ọ̀nà ahlu sunna wal jama'a ó ti dára wa ni ó wà náà sí kàkọ́ra wa wà illa tó bá kọ̀ tí ò bá ṣe so bẹ́ẹ̀ kò tí ẹ̀ wulẹ̀ gbọ́ rárá ó fi fídíò náà lẹ́bẹ̀ẹ́ ni so àbótún continue series yẹn tí àwọn kan sọ pé òun tó ń sọ so àwọn kan sọ pé òun tó ń sọ so ṣéwé John, John, C, John C. Michael tó kọ́ ń pa Islam ṣe kèé ṣe ọ̀rọ̀ kọ́ lòun sọ so so wọ́n ní so so wọ́n ní so kọ́ mọ́ sọ

ó fẹ́ jòkó ló fẹ́ lo àìmáyé ìgbà láti fi kọ́ iṣẹ́ iṣẹ́ tó nítumà láti fi lálàsẹ́ lórí ikọ́ láti fi wá ìmọ̀yẹ tó láti fi perfect ẹ̀ láti wá bẹ̀rẹ̀ láti kékeré láti wá grow grow grow grow títọ́ lọ́wọ́ bó fi falbarka sí sẹ̀mí rẹ̀ so kò sẹ́ni tó fẹ́ bẹ̀ mọ́ so gbogbo wa lásìn fẹ́ káwọn èèyàn nífẹ́ wa àwọn afọ́lówà so afẹ́ attention so afẹ́ káwọn èèyàn kama like wa so kama follow wa kama share so àdẹ̀fẹ́ ma tọrọ jẹ lọ́dọ̀ àwọn èèyàn sàwọn ẹlòmí fẹ́ ma tọrọ jẹ lọ́dọ̀ àwọn èèyàn so yóò ti gbé àwọn yóò ti sọ fún àwọn editor pé káàkiri nàbà ma scroll lọ kó ma scroll bọ̀ ní tó wọ́n bá ti ń ṣe program so so ebi ibi ìdẹ̀sìn ọlọ́wọ́ bá rú ibẹ̀ náà ni ó ti ma lówó tó ti ma wọlé fún so tí ó sì ma acknowledge àwọn owó tó bá wọlé pé ah mo rí o so yóò ma gbókọ tó bá wọlé níbẹ̀ fala haula wala quwwata illa billah so báwọn èèyàn sí ń da ìsìn islam rú nìyẹn nítorí ìyà ọ̀lẹ ẹwọ nǹkan tí ìyà ọ̀lẹ ma ń bí ìyà ọ̀lẹ àta ìfẹ́ kan sí wallahi in so eré tí ma ṣe rí íntánẹ̀tì kan tún jẹ́ kó pọ̀ sí ni àwọn èèyàn ti ń ṣe báyìí náà ti pẹ́ ẹ̀rẹ́ lómi náà pé ìgbà kan àti pé táwọn èèyàn tó bá wọ́ sí wọ́ so ẹlòmí ma ń wọ́ síbi jálàbí ni pé a ah, mú mẹ́ni kan gbà yẹn so nínú àwọn tó tilẹ̀ haúsá dé ń gbà yẹn so wọ́n á ẹni ẹwà ní ẹni kò sáà ilẹ̀ haúsá tán lọ náà wọ́n sáà kò rí bá ṣe fẹ́ so ìgbà tán wá dé wọ́n ṣiṣẹ́ kan wọ́n ṣiṣẹ́ wọ́n sáà ṣiṣẹ́ ń bì kan so ó wá ṣẹlẹ̀ pé ah, ọjọ́ kẹ̀mí kàtẹ̀ wá iṣẹ́ òganá eh, ń ṣe níbi tán wà yẹn ó wá sọ bẹ́ rárá ah, but wọ́n ṣe jálàbí náà papọ̀ mọ́ so wọ́n ni pé wọ́n fi jálàbí náà ṣe pàtàkì so mú ah, wá èmi tí wọ́n wò pé èmi wá ti ní lẹ́mí gbà yẹn pé ah, àwọn tó bá ní wọ́n ti jálàbí àwọn tó mọ̀ kí ó gan ìgbà tí mo padà mọ̀ kódà lè gan so ò kò lè gan so ló padà transfer lọ sí ń sìn tó ṣe pé àwọn èèyàn yìí tí wọ́n ń ṣe nìyẹn so yìí tán ṣe nìyẹn so ẹ̀sìn Ọlọ́run Ọba ló dùn yàn jẹ àwọn yóò kàn dáǹkálẹ̀ lókọ ẹ̀sìn Ọlọ́run Ọba náà ni tó bá sì sí dálẹ̀ báyìí wọn náà wò pé ah, ara ẹ máa kẹfẹ́ sáwọn èèyàn tó bá yí pé wọ́n máa ń fẹ́ títí dáǹkálẹ̀ lókọ ẹ̀sìn kan dẹ̀ fẹ́ fira wọn sí ìchájì rẹ̀ kí ẹ máa kẹfẹ́ sáwọn èèyàn bẹ́ẹ̀ kìí ṣe àpẹẹrẹ class honestly kìníkà kí ẹ máa kẹfí sírò àwọn èèyàn bẹ́ẹ̀ gẹn kí ló kí ni tó bá tẹ̀ tó wá mú ẹ̀mí pé èèyàn fẹ́ máa fi pawó dání kí ló tí mọ́nú ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó fẹ́ dàmú àwọn èèyàn so eléyìí ó ṣe pàtàkì gẹun wọ́n ní tí ó bá wá gbọ́ fàhúwà dọ́ọ̀lún àbíyàn lọ ń kọ nǹkan ipa àwọn sàábí ànábì ẹlòmí tí ó fi jẹun náà yóò kà máa kọ́ ìntánẹ́tì yí àdánwò èèyàn

jágbàjàgbà jágbàjàgbà pọ̀ gan wallahi jágbàjàgbà pọ̀ gan mú kí níkan lójọ kan ìkanná àwọn olùkọ́ oníkọ̀ọ́kọ́ náà ni so ó kàwà kan kẹkàá trẹ́ndì rẹ̀ táwọn èèyàn ṣe ń sí wọ́n wá kọ wá ní orí nǹkan tó burú mẹ́ trẹ́ndì ẹbọ táwọn èèyàn ṣe o ní gbólóhùn gangan kò sí nǹkan tó burú mẹ́ ipé gbólóhùn ìdán táwọn ọ̀dọ́ fi ń fi àwọn ah èyàn búrọ̀ tún máa dúpẹ́ fọ́lọ́wọ́ bá lórí hidaya gẹ̀ àti ìmẹ́ wá ìmẹ́ gbogbo wà ẹwọ jáàlì sí ń sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ̀ ẹwọ jáàlì bó sí ń sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ̀ so èyàn ní bùkátà láti máa dúpẹ́ fọ́lọ́wọ́ bá gán láti máa lékún láti máa wá ìmọ̀ sí in táwọn èèyàn mọ̀ wò ní pé àwọn àwàm ha ọ̀pọ̀lọpọ̀ ti lúgba Ọlọ́run ọba ló ti lú tàwíìdì lọ ó ti lúgba tàwíìdì lọ láìmọ̀ kí ní gbogbo àwọn orú àwọn kaba ìlórí online òsẹ̀ bẹ̀rẹ̀ náà ọ̀dọ̀ àwọn ìbúlú pọ̀ sí jù gbogbo àwọn sign ma lo àwọn star sign àwọn games oríṣiríṣi ẹkàn rí wọ́n kàn gbé challenge kan dé náà ni gbé challenge ẹni pé pépà ó pa gbogbo náà nulé gbogbo ó yóò dúdú bọ̀ fídíò ara rẹ̀ tó bá ń ṣe ó wà gbé kalẹ̀ ó wà máa pé ẹ̀dàkùn kí lè fi yàtọ̀ sẹ́bọ̀ bọ̀ kí ni wó pè challenge ni pé trending challenge to talk challenge ẹwọ̀n kẹ́ so social media challenge ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó sì pé ẹbọ ni tàbí challenge sí challenge ta ní sí challenge ẹni pé three things àbígbà mìíràn game social media game Facebook ó kàn gbé wá ní We put someone picture here, we tell you what the person is. Kahana ni láì èméjì. Kahana kí ẹ máa sọ fún òun máa eh, ó mọ̀lá. Àbí kí ẹ máa claim ghaib. Yóò kàn gbó, Facebook ti láwọn ọgbọ́n tí máa fi ń kóyàn sínú ẹbọ. Yóò kàn gbé wá náà ni Abdulkini kan. So ó kọ aláwọ̀kọ́ rẹ̀ tó fi sí Facebook ni ó gbé wá síbẹ̀ pé come and play this game tap here to join so ìwọ náà join báyìí aláìní kan ṣe so o join báyìí ó ní yóò kàn sọ fún pé ó if you want to know whether you be your life let us give you a ọmọ mùsùlùmí ó sì máa dánwò wọ́n wá lístì gbé wọ́n wá lístì rándánadẹ́ fún ọ pé you are smart and brilliant at in the next five years you will have kìníkẹ́ fala hawla wala quwwata illa billah ẹwọ báwọn yẹn sí ń jíra wọn sí sínú ẹbọ látara jahil so kíyàn sọ́ra gan o kíyàn sọ́ra gan fitna social media nǹkan tí ó ní agbára gan so ẹni òun sàfẹ́ wá kọ̀nkan so nínú jahil rẹ̀ ó fẹ́ fi jahil rẹ̀ kọ̀nkan wá ní òun orí nǹkan tó burú pẹ̀lú gbólóhùn ìdán táwọn wala mú kọ́kọ́ kára pé àmọ́pọ̀ wó lè iná ẹgbà ìtọ̀rọ̀ lọ ìyá dìgì ní wọlé lè báyìí náà bọ̀ tí tún náà ni pé ó kankan ọba sọ pé à ah! wọ́n ni law sakata man la ya'rif mọ́mù sáfihàn sọ pé tó bá yẹ ni tí ó ni bá sin mi adáwò tó ebo ló ti ẹni tí ó sọ náà ni but at least kò yẹ kó rí bẹ́ẹ̀ ah so fala haula wala quwwata illa billah al-imam shafi sọ pé law sakata al-jahil abi man lam ya'rif abi man lam ya'lam so la saraha an-nas àwọn yóò sinmi so àwọn yóò sinmi tó wáyé pé ní tí ó dákà mẹ́ gbẹ́ idán òun ò sọ pé ní pé òun ò sọ pé tọ́ but wọ́n dìyẹn gangan fúnra rẹ̀ kò sí tó ah, ah. ọ̀rọ̀ ha ọrụ ọ̀rọ̀ ẹran gbáà kí ló fa social media tí tírù rẹ bá wà tí tírù rẹ bá wà láyé ní 19 kìníkàní 19 kìníkàní kọ̀rọ̀ rẹ̀ ni ó ti máa dáa sọ òsẹ́nì tí ó sì ẹwà mọ̀nà social media tún láti fi kó ní pé kò tún ní jẹ́ tètè ó ti gbé kọ́mẹ́ntì sábẹ́ fáwọn èèyàn láti jiyàn lọ so láti jiyàn lọ so kíyàn sọ́ra gan so ibẹ̀lẹ́ ti rẹ́ lómi tí ó mọ̀ kọ àwọn kan pa àwọn sàábí ànẹ́bì sallallahu alaihi wasallam mọ́ fa àwọn sàábí ó ti pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn gan mọ́ fa àwọn sàábí sàpẹrẹ burúkú ó pọ̀ sallallahu alaihi wasallam wọ́n máa ń fi wọ́n no one òun fẹ́ kọ no one is perfect when Umar worship kìníkà when Ali is kìníkà you wà mú àwọn masáwí àwọn sọ̀hábà yíò wà You lọ bí 10 and all of this is to show us that no one is perfect <laughs> I'm not saying that the compa despite the fact that Allah has forgiven them ìwọ mọ̀ pé Ọlọ́run bá ti foríjì wọn ló lísì gbogbo Okay. وكذلك يفعلون بس ما نزل so wọ́n ni ah, wa illa fahuwa dallun mudillun so àwọn yóò create tv islam tv ilé mú ti ẹ̀pọ̀ gan pé tv success tv success islamic tv kìníkà islamic tv islamic tv tv náà ni so oríṣiríṣi yẹn dáadáa wọ́n ma sọ èyí tí ò sínú ẹ̀sìn ọlọ́ọ̀bá tí gbogbo àwọn tí wọ́n táwọn èèyàn máa ń ṣe kí kí náà ń pèrà wọn símílì àbí gbogbo ẹ̀ tán tán pèrà wọn kí so kí ní kan símílì dá concept tó gbóró àwọn kaba ẹ̀ ṣe bí tó kó bá wọn náà nìyẹn àyí ní ma ń pẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́ kí ẹ̀mọ́ ní ma ń pẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́ kí ẹ̀mọ́ wá wí ikú rí ọlá kó ti ń design kan ó ti ń sọ nǹkan kan tó jọ àwọn èèyàn gbádùn ẹ̀ pé ah ń wì ó bá di pé ń celebrate ọdún celebrate kìíní ma ṣe yàmàyàmà so àwọn èèyàn ló kó bára wọn tẹ́lẹ̀ o ta ló sọ fún yí eh, eh, pé ẹni tó yẹ kí ẹgbọ́rọ̀ rẹ̀ nínú ẹ̀sìn ọlọ́wọ̀ bá lára ọkọ́ wọ́n ni wà ilá fàhúwà dhalun mudillun mubtadi' wọ́n ni wà látara ọmọta wọ́n ni kò sápmàlé fún wọ́n ni wà látara ọmọta ayin wọ́n ni wà man arafahu wọ́n ni tó bá mọ́rú ẹni báyìí tí wíwí fáwọn yẹn parú ẹni bẹ́ẹ̀ wọ́n ni wà yudhakkiri linnasi qissatahu ẹ máa sọ̀tán rẹ̀ fáwọn èèyàn hatta yahdharu títí táwọn yóò fi sọ́ra fún rẹ̀ níbẹ̀ ẹjọ́ àti mọ̀ pé láìfù tí máa ń ṣe ìdẹ̀sìn ọlọ́wọ́ bá rú ni ìmá sọ this series is called we are all humans so in tó wọ́n fẹ́ ṣe number one àwọn sàbí ànẹ́bí òun mọ́ àwọn bí tí they show human tendencies so ẹn pé today òun fẹ́ mọ́ àwọn sàábé those who behave like cowards so wípé òun fẹ́ mọ́ àwọn sàábé tí wọ́n behave like cowards wá ọlọ́lára wọn tí wọ́n behave like cowards òun ni Hassan ibn Thabit Salman al-Farisi so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fala hawla wala quwwata illa billahil aliyyil azim so wallahi àwọn kan tó ń ṣẹlẹ̀ ní àwọn kan tó ń ṣẹlẹ̀ dáadáa àwọn kan tó ń ṣẹlẹ̀ dáadáa lábẹ́ kíni lábẹ́ kíyàn ya olè aláìfẹ́ kan sí olè oníjẹkújẹ wọ ohun ọ̀bíà so kásà wọ opportunity táfi lówó kwà quick money sàbí hushmoni ló túnlà kan pín sí fala hawla wala quwwata illa billah <laughs> so wa dhahara fil islam amrun azim so yin tí alimamu laifi ìtàn sọ ni eh? so ìtàn sọ ni àbí alimamu rabi'an so alimamu rabi'an bin anas so wọ́n sunkún jọ́ka wọ́n sunkún wọ́n wọlé tàn wọ́n pé àṣọ́baka ah, musiba àdánwò débọ̀ ní onílà walakin istuftiya man la ilma indah wọ́n wá mọ́ wọ́n lọ bèèrè fatwa àti ẹ̀rù pàwọn tó ń ṣe facebook live àwọn èyẹ́ bí wọ́n ni àkwẹ́sẹ̀ ma ń tó lọ gbà kwẹ́sẹ̀ ma ń tó ẹ̀dàkùn sheikh fala hawla wala quwwata illa billah àbí àfáà òun kàn ní kwẹ́sẹ̀ kan so walakin istuftiya man la ilma indah ṣùgbọ́n wọ́n bí ẹni tó yí pé kò símọ̀ lọ́dọ̀ فظهر في الإسلام أمر عظيم سو علامة تواسي كيني تطوب يباها المسلم سو إليك يا صرافو جو والله عالم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين نكتفي بهذا إن شاء الله لا مجال للسؤال وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك والحمدك شر الله إلا أنت أستجدك وأتوبك السلام عليكم ورحمة الله